الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أحدك فون الله سبحانه وتعالى أترى عليكم كياتي فون النبي محمد صلى الله عليه وآله وسلم so lẹ́yìn bí ìsinmi ọlọ́jọ́ pípẹ́ díẹ̀ tàti rí ṣe kíláàsì tafsir so a tún resume padà lé ní inshallah ẹ̀dákẹ́mẹ́ bínú due to àwọn activities oríṣiríṣi so àbí Allah subhanahu wa ta'ala kó tún kálùkù wá ṣe naam so ibi um, sura tí a ń ṣàlàyé lọ òun náà ni suratul Fil mo dẹ̀ rántí pé níbi ìjòkó yìí tí ó kọjá a àwọn kọ̀dọ́yà oríṣiríṣi nípa suratu alifil pàápàá jùlọ nípa kíso abúrọ̀há tó wá láti Yemen láti wá wó alkaaba so sura ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ nípa bọ́lọ̀un ṣe jẹ́ kí gbogbo iṣẹ́ rẹ̀ kí ó já sí òfò tó ń ti pé hadith mi wípé kaaba ń wó padà tó wó kaaba again fi akhir zaman ń wó padà wó kaaba so ibi ìkọ́ ni ayé ṣe àlàyé rẹ̀ in tó fọ́n ní pé ní tí ó wà tún wo náà rajulun habashiyun náà tún wá ní padà awú rajulun habashiyun láti Habasha di same Ethiopia iná oná pè ní Ethiopia lè ní tún ti àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ so almuhim ni pé káwà wọ kákàkà ọ̀rọ̀ Imam Sa'di rahimahullahu ta'ala so ni alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil وأرسل عليهم طير الأبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول أي أما رأيت من قدرة الله وعظيم شأنه ورحمته بعباده أي سأوري ìwà nẹ́bí sallallahu الله عليه وسلم bí agbára أكبر الله bó ṣe tó ní bọ́lọ̀ bá ṣe bí Ọlọ́run ọba ṣe gbọngbọ́n tó and then bí àánú rẹ̀ bó ṣe lágbára tó bó ṣe ga tó lórí àwọn ẹrú rẹ̀ wa adillati tawhidihi sóò tó ráwẹ̀ rí fún pé Ọlọ́run ọba ni ọba ẹyọ̀kan ṣoṣo ní tó ẹka mọ̀ sí ní òun nìkan ni wa sidki rusuli rasulihi muhammadin sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ọba subhanahu tó ṣe pẹ̀lú àwọn ashabul fili alladhina kadu baytahu alharam wa aradu ikhrabahu àwọn tó ṣe pé wọ́n wọ́n kí náà pé wọ́n fẹ́ wọ́n pètè pèrò láti lè fi wó baytullahi alharam so lẹ́ni iná aráwìn tó ṣe pé wọ́n gbìyànjú láti ṣe kíni láti wó baytullahi wọ́n gbìyànjú àti ṣe ikhrab àti wó àti bàjẹ́ àti dàrú ilé ọlọ́wọ̀ bàbá abèwọ̀ yìí nínú àwọn ọ̀nà oríṣiríṣi nínú àwọn ọ̀nà àwọn míì bẹ̀ tán lo àwọn tórunkún hissiyun alomílẹ̀ lo tórunkún ma'anawiyun nínú àwọn lo tórunkún hissiyun olàwọn rawafid gbogbo ọ̀nà tí wọ́n fi bá tí wọ́n fi wó alharam almakki lé ní wọn wà débi pé àwọn milishiyat wọn ní Yemen Houthi wọ́n dẹ̀ ń ṣe istihdafu Makkah pẹ̀lú àwọn bombs wọ́n ju àwọn missiles yastahdifuna makkata alayhi min allahi la'ahin haulahi rawafid al-mushrikin so tí ma ọkọlọpọ̀ ipé tọ Ọlọ́run bá subhanahu wa ta'ala ó kí àwọn ahlu su'udi gan so Ọlọ́run ti jẹ́ káwọn àwọn khuddamu baytillahi al-haram àwọn tí wọ́n ń ṣe khidma fún so wọ́n ti gbìyànjú àti àwọn kí tó wá túnmọ̀ báyìí àwọn kìníkan àwọn nǹkan wà tó intercept àwọn bombs yẹn nínú rẹ̀ <clears throat> ìkanú àwọn ṣáyé kí wọ́n mẹ́ṣẹ̀ fún wa ní sọ̀rọ̀ rí àìgbé nínú táwọn ṣíyà mọ́ ń ṣe láwọn àti bẹ̀rẹ̀ ń gbà ẹ̀kọ́ tó di pé amnu like secure saudi tún strong gan ká tó wọ́n lọ sí ṣíyà wọ́n lọ sí ẹnu ẹ̀ ní maka ní tẹ́mù hajj wọ́n sì mọ̀ pàwọn ẹ̀ káàkiri wọ́n pàwọn náà àwọn ètò pàwọn ibi 20 láti fi láti fi ṣe kí ni àsọ́dú ansabilillah láti lè kírètì wípé àẹ́mọ́ lọ ájé o ń páyẹ mẹ́ o fámílì mẹ́ta ló kú ní tíjó ní o wọ́n ṣe yẹn ṣe yẹn ṣe yẹn ṣe yẹn ìgbà tí stampede ṣẹlẹ̀ ní sùrùdí yàngbà yàn látara àìnílàáká yàwó èèyàn àti ìmọ̀ sí bí ẹranko ẹ̀sán pàwọn ìbáṣe mọ́ sí bí ewúrẹ́ káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ stampede padà ṣẹlẹ̀ àwọn èèyàn kú gbogbo ìlàmù ìkwàníyà rawafid mú ò dákẹ́ wọ́n ké ní àti sọ fún Saudi kí ni àwọn bẹ́ẹ̀ làwọn Iran ńlá gidi kí ni àwọn alápàdà mọ́ kọntró ilé yìí Saudi ò tó wọn tó kọntró rẹ̀ wọ́n kí ni igbẹ́ wọ́n kan pa mùsùlùmí ni so àwọn ni wọ́n ń dá wàhálà kalẹ̀ àwọn ni wọ́n pè olè kó wá àwọn ni wọ́n pè olóko kó wá mú owó èyí òye yàrí ìwọ ló sọ fẹ́ pé ọ̀yà ẹja lọ jalè ń bẹ́ ẹmú orí ìmọ̀bá yí wo tẹ́nìkan bá ti ń bọ̀ wá ó wal mujrimin kullu man dakhala tahta hadha هذا الاسم المجرم ìkwáni ọ̀rẹ́ wọn gbogbo ẹni tó bá ti jẹ́ kírímínà ọ̀rẹ́ ìkwáni ni àdáhùdín wọ́lá àdáhùdín wọ́lá wọn tẹ́sìn ọlọ́ba wọ́láhì wọ́n bá gbé kọ̀rárì jáde ní last year alhajju eh leisa amin ah leisa amin boo nígbà èmi sì Nigeria before before ká tó lọ mamlaka kan yẹn ni wàláhì tó bá gbé mamlaka ó mọ̀ pé lè rí búlà àwọn ìkwá ní tó bá gbé mamlaka jọ kàn mọ̀ mùjìrìmú láàrin ní ọ̀tá ọlọ́run dẹ̀ ni wọ́n wàláhì ọ̀tá ọlọ́run yọ bí pé akànfẹ́ sọ́dá àwọn èèyàn kó ń bí ni láìpẹ́ ìkan nínú wọn UK ó dẹ̀ ń sọ fáwọn èèyàn pé ìkwá wọ́n dẹ̀ ti gbé káàkiri ó ti lágbára pé ẹ lọ hajjì máa owó tẹ́n lọ fún hajji yẹn ń lẹ́ ẹn jẹ́ kí Saudi ma strong sí ẹgbọ́dọ̀ lọ hajji ma a táàkì UK táàkì tán san fọ́bà kèfèrí níbi bẹ̀ táà mùsùlùmí ń san fọ́bà kèfèrí bẹ̀ kí ló fẹ́ san pa táàkì yìí ẹ́ kò ní jẹ́ kánṣẹ́ kí ni táàkì jẹ́ kí ta ní wíkì ah um fíkì ti yé mi kò tètè yé mi tẹ́lẹ̀ ni wọ́n ní tax tán san fún ìjọba kèfèrí yẹn ó ń jẹ́ kí ìjọba kèfèrí máa weak kò jẹ́ kí ìjọba kèfèrí strong mọ́ bẹ́ẹ̀ náà mẹ́ẹ̀kọ́ ẹ wo ọpọlọ ẹ wo ọpọlọ ìkwáni ọpọlọ ìkwáni àní bí mi ṣe máa ráwọn ìkwáni ni pé tẹbáfẹ́ kan nílà tẹbáfẹ́ kan gbọ́rùn tẹ́ ń sọ yìí ẹ̀sùn ìsẹ̀ ẹ̀sùn ìsẹ̀ ọmọ òkè báyìí like wọ́n gbùdọ̀ dóríkòdò bí àdẹni ọpọlọ wọn báyìí ló ṣe rí mo ṣe dúẹ̀ mo ṣe wà ọpọlọ ìtìbà so tẹba ní white black ní orí tẹba ní up down ní orí kò sí tẹba sọ opposite ní ẹ̀kọ́ ní orí àfi tẹba dorí ẹ̀kọ́dọ̀ báyìí kí ẹ dorí rẹ̀ kódó ẹ̀yìn ọpọlọ tí lè wá yí tẹ̀lé gan ọpọlọ gan tí lè yí tẹ̀lé náà ni wàhálà ẹ̀kọ́ ní bí pé kí okay now anta tasuddu an ruknin min arkanil islam ẹ̀ ń gbé UK lábẹ́ ìjọba kèfèrí wa tukaffiruna Saudiya ẹ̀ ń gbábẹ́ kèfèrí ẹ̀dẹ̀ ń kàfàrà Saudiya ṣoyẹ báyà bí so nínú àwọn tó ohun tí wọ́n rìn náà nìyẹn wípé alhajju laysa aminan ó lọ́kùnrin kan kí náà ń pè mazmum sayyi'at lókọ rẹ̀ wọ́n ma ń pè ní mahmud hasanat mazmum sayyi'at láàmọ́ ń pè ẹni ànù èyàn rédèrèdè ni òun ní ma ń ṣe babala khariji top náà top khawariji time tawa yìí ni òun ní ma ń ṣe khutba hukamul muslimin gbogbo khutba rẹ̀ hukamul muslimin ni ittaqullah antum taqtulun ala Gaza bí ṣe ma ń ké bí ẹran yẹn wọ́n sọ kí ní kan kan síbọ̀dà fáwọn káwọn lọ jagun ní Filistin ìrọ́ ní pa ò wallahi yọ́ sà ní wallahi ẹ̀sí ọya ẹ̀sí bọ́dá kálọ̀jà ní fíìsìn ẹ̀yà ìsọ bọ́dá ẹ̀mọ́ tó fọ́rin àìpẹ́ yìí bọ́ sí gbé fídíò ẹ̀kàjáde nù tí ń gbá bọ́ọ̀lù àà mọ̀fímọ̀mù sẹ̀yíyàt ọ ń gbá bọ́ọ̀lù like mú kù bóyá ọláwọn ìjọba èyí tó ẹkọ́ lọ fi sọ́pọ̀ ọ̀n kí táàmù tó ń gbá bọ́ọ̀lù àwọn aṣọ kí táàmù tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ wọ́n ń pa àwọn ẹngọ́zà lọ́wọ́ báyìí wọ́n ń pa wọn lọ́wọ́ ṣe bọ́láwọn ìjọba wọ́n ń gbádùn wọn lọ́gọ́zà ni bọ́ọ̀lù tí wọ́n ń gbá kí ni wọ́n ń ṣe in train kó lè bá strong bá sì gbé jùrì fún bẹ́ẹ̀ tọ́ so al-muhim ni pé haulai kulluhum yastahdifuna hadha al-bayt al-atiq wa istihdaf bóòlá ṣe bá haron ló jẹ́ bóòlá ṣe lálàṣẹ rẹ̀ bóòlá ṣe yọ trust àwọn ẹ̀kọ́ nínú Saudiya bọ́ ṣe wá ń ṣe tó bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ́lọ́run wá ń fi ìfẹ́ Saudiya sáwọn ẹlẹ́mìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ ṣe ń kó ìkórira sàlàfíyà sáwọn èèyàn lẹ́mí bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ń fi mahabba hadhi ìsàlàfíyà sáwọn èèyàn lẹ́mí mo rí kíní kan láìpẹ́ yìí láti bí ìjẹ tàbí mo ti ń orí kíní ẹ̀ bí ìjẹrin kí náà ń pè ní Iraq báwọn ẹlẹ́gbẹ́ sì dìde ní against àwọn sàlàfí yóò wọ́n bá ń pa ẹgbẹ́ pé àwọn mọ̀dáhílà mọ̀dáhílà ní wọ́n kí ẹ̀bẹ̀ náà àwọn mọ̀dáhílà yìí terrorist organization wọn ọlọ́wà sáànú gan àfáàsá ti dìde Sheikh Saad Naif wọ́n tí ó zúzà àwọn videos àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sàlàyé pé ayé rọ́wọ́ kí ní kan bẹ́bẹ̀ dí pé àwọn apá kan nínú àti pé wọ́n jẹ́ àwọn ẹlẹ́nu nínú ìlú gan wà láwọn dìde wọ́n ń sọ lórí àwọn TV báyìí lórí àwọn kíní TV ike wallahi asalafiya haqqan sàlàfíyà òdodo ni kò sí ẹ̀gẹ́ ń bẹ̀ wọ́n ní ẹni ẹni ẹni kan sọ nínú àwọn tó pé bí àwọn amọ́tù náà sí bí àwọn tẹ́kàn jẹ́ àwọn bí olórí ẹmọ̀ tẹ́kàn máa ń ríga ó ní ó ní ṣe àwọn sàlàfíyà yìí kọ́nà máa ń sọ fún ilé ìjọba kẹmọ́ sí hùwúdí alàlùkàmù ni bó ní ṣe wá dé terrorist ah kí ni ò bá làkà ìmú náà àwọn náà ń ké lójoojúmọ́ látẹ́kùjú alá wùlátì al'amr ẹ má jáde against àwọn olórí ẹ má jáde against àwọn olórí ẹ má jáde against àwọn olórí bó wá ní àwọn tó ṣe pé má jáde against olórí bó ló ṣe wá jẹ́ terrorist ẹni tí wá ní ẹjáde against olórí òun ò wá jẹ́ terrorist issue tó ṣẹlẹ̀ ní Libya níbi last week or last two weeks táwọn uh, ogun tó fẹ́ ṣẹlẹ̀ ní ogun tó bẹ̀rẹ̀ Libya ten last week wàlá Kadhib al-Gilani ọmọ òsì kẹ̀kínà ń pè èyí tó máa ń pè ààrẹ mufti wọ́n ti gbádànù ní Libya wọn ló tún pé àwọn èèyàn ní ibi káàyàn dìde against our government náà níṣẹ́ kásá dìde náà ni ẹmọ tó fánì ní Turkey ló wà sí bí wọn tó ń sọ káwọn dìde sí bí wọn ló wà níwájú mẹ́ gẹ́gẹ́gẹ́ báyìí last three weeks or so or one month àwọn Ikhwani wọn bá gbé kọ̀ráàrù jáde ẹgbẹ́ ká ti mọ́ rí kí kọ̀ráàrù wọn ni ó jẹ́ dẹ̀dán lórí àwùlátù umar gbogbo àwọn lórí ìlú kan sí bọ́dá wọn kan sí àwọn musulmi lẹ́kan ọlọ́gọ́zá wọ́n gbùdọ̀ sí gbogbo ọkalẹ̀ <laughs> ewúrẹ́ rẹ láwọn ẹ̀kọ́ wá ní ni kan sí bọ́dá wọn olórí un gbogbo wọn bẹnu dàjájá ẹ̀yẹ ń bọ́ síbẹ̀ náà ah, kí n pé àbí tó ṣẹlẹ̀ nú ṣe a ti máa ń ṣàlàyé tẹ́lẹ̀ náà kí ní ẹ̀ easy ṣẹ́rí in tó ṣẹlẹ̀ ní pé plan pẹ̀lú àwọn kùfàrí ni tí bá yà bí ẹ expose wọn sí ẹ má expose àwọn mùsùlùmí sí mọ́ ewu ẹ má fọ́wọ̀n kèfèrí ní justification àti má pa àwọn mùsùlùmí iṣẹ́ táwọn ẹ̀fà ní ṣe ti wọn ni ẹ ni ní justification ṣẹ̀ríyà yìí tán ṣe yẹn mọ́ ṣe ń dábáhà àwọn èèyàn lọ ní tí wọ́n fi tariqatun hakima tán fi yanjú rẹ̀ táìmù tá wà yí táìmù tá ma ní diplomacy pẹ̀lú àwọn kùfàrí ẹni pẹ̀lú àwọn olùkèfèrí ó lè bá us jà ìlú mùsùlùmí wo lè tó lè bá us jà lé ní rẹ̀ ìlú èwo ló lè bá Russia jà lé ní èwo ló lè bá China jà lé ní ó fẹ́ para rẹ̀ ni wà lẹ́mù tún kí ní kan wẹ́pọ̀n kẹta àwọn ìlú ọ̀nà sílẹ̀ kẹ́nẹ̀ bí i kóòtì àbíbò nìyẹn wẹ́pọ̀n eléyìí like ele àwọn tatu like àwọn sójà náà ń lò yẹn tí ẹ yóò mọ̀ dí ọta báyìí ni táwọn sójà tó má tò sí mẹ́bàá kò sí ọta tẹ́lẹ̀ yìí kìíní ò ní wó lulẹ̀ smart kìíní bí ó ti wá di smart warfare China ti ṣe àwọn AI tó pé àwọn machine robot ń gbé ìbọ̀dá ní tààrà báyìí wọ́n pa ọgbọ̀n yí dànù àwọn kèfèrí lọ ní Sheikh Al-Haydan fi ń sọ Sheikh al ni pé kò sí ìlú musulmi ìlú musulmi ta consider pé olólagbára jù lé ní Pakistan ni because wọ́n ní nuclear weapon àwọn ènìyàn kásì náà ní báyìí nínú gbogbo àwọn musulmi ta ló ní àwọn musulmi báyìí so time ta wà yíkọ́ time tó ṣe pé irú àwọn tí kílẹ̀ǹkè bí Trump ṣe wá US yẹn bá ṣe welcome rẹ̀ bẹ́ẹ̀ làwọn ológun musulmi wọ́n sì gbọ́dọ̀ welcome rẹ̀ wọ́n sì gbọ́dọ̀ torí kọ́tún hakima ni ọ̀dẹ̀ ni ọ́ kìí ṣe pé ìyanu tó fẹ́ kí Mohamed Salman ṣe ní bí Trump ṣe díhùn kẹ́kẹ́ gbá lójú ni ìwọ hmm. wàlá ẹ̀ gbọ́n wàlá àwọn ẹ̀kọ́ ní ò lè gbọ́n mọ́ gbogbo ẹ̀sọ́ kúsùpá kí ní kan ẹwà welcome Trump ẹ́ ẹ̀wà ń bẹ́ fẹ́yìn ẹwà ń bẹ́ kẹfẹ̀rí fẹ́yìn ìwọ tó ń gbé UK ńkọ́ ọ màdù kẹfẹ̀rí tí wọ́n bá fẹ́yìn lójoojúmọ́ ni ṣe bí UK ni wọ́n ń gbé US ló ń gbé náà ìwà àti kẹfẹ̀rí lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń di abẹ́ òfin kẹfẹ̀rí lọ wà a ah, kèfèrí tó ń sọ ọ tó ń sẹ táàkì fún kèfèrí kèfèrí tó ń fowó rẹ̀ wọ́n tó fi ń ẹ́ tí ó pọ̀ wáyà kèfèrí gẹjọ àwọn olórí tó ń kà fara yẹn lọ ni tí ó yẹ báyà bí so ní ìsinmi scope ẹni pé ẹ continue láti máa fún àwọn kèfèrí ní justification láti máa pa mùsùlùmí lọ before nígbàtí issue kìíní bẹ̀rẹ̀ issue Gaza tó bẹ̀rẹ̀ ní kí ló pè before issue Gaza yẹn kọ́ Saudi ti ń ṣètò àwọn negotiations peace ah option time tàwà yóò àfi ká kọ́kọ́ ní peace pẹ̀lú àwọn kèfèrí yẹn náà kí ní gbà lè pẹ̀lú peace o ní pé ká kọ́wọ́ bá ṣe make sure pé kò sí ìrìn ṣe láàrin wa so that a lè bá rí bí mọ́ prepare kalẹ̀ wa'iddu lahum mastata'tum min quwwatin ibi tí ò bá sí ìsìnkọ̀rọ̀ kò lè sí ìsìnkọ̀rọ̀ òun ni ó bí October 7 àwọn ìkwáni dìde boom wọ́n sáré wọ́n láwọn lọ pa èèyàn 1500 ní Israel kíní yẹ mo rí pé nínú àwọn ọkọ̀ tó lágbára jù ní zamani ní kíní yẹ dè ní èmi o ìyìn ìgbà pé yẹ 15 kankan kúmbì kankan bàbá lárọ́ ni sẹ́mọ̀ bí Israel jẹ́rí àbí pẹ̀lú Gaza ojoojúmọ́ náà ń wá justification tó fi wọnú Gaza gbogbo àwọn ìlú Filistin káàkiri àwọn Israeli soldiers wọ́n mẹ́ta ní àwọn ìlànà tán lé àwọn ẹ̀kọ́ lé wọn bóòlẹ̀ iṣẹ́ rí bí wọnú pẹ̀lú àwọn kíní jẹnẹrétọ̀ aeroplane jẹnẹrétọ̀ bóòlẹ̀ iṣẹ́ rí wọnú gẹ́ẹ̀tì ńlá tó ga tó wà láàrin Gaza àti Israel bóòlẹ̀ iṣẹ́ rí bí wọbẹ̀ ẹwà pa yẹn 1.5 gbogbo ẹ̀ politics ìran ni kí la fẹ́ ni pé afẹ́ pa yín afẹ́ pa yín ó yá ẹwà pààyàn kan láàrin wa káwà lè bá láǹfàní àti pàyẹ 20,000 ṣe pé wallahi ìkíní before kìní gọ́sà àti mọ́ sọ kíní ẹ̀ ti pẹ́ because àwọn àfáà súnnà wọ́n ma ń sọ̀rọ̀ pẹ̀lú bàṣírọ̀ Sheikh Al-Albani ti sọ kíní ẹ̀ ti pẹ́ Sheikh albani pé kí ló tẹ̀ ń bá wọn nítẹ̀ ẹ̀ lè bá wọn ìjà kí ló tẹ̀ ń bá wọn jà ẹ̀ ń fàkàrà àbára kiri gbá ńlá ni ẹ jù bọ́m̀bù kan sílù wọn yóò jihad ni yùn ṣé jihad lè yùn taish ni yatahawwar so I need justification fún ìmọ̀ pàyẹ̀yẹ ta ni ó fún wa ní justification ikhwani gbogbo ọ̀rọ̀ Israel báyẹ̀ you are Hamas Hamas are killing us we must protect our state we must protect our kinikan etiskop ni àbí Hamas ọkà tó dọ́lọ́la ni ẹ̀yin Israel nujahidukum fi sabilillah <laughs> al-jihad gíníkan gíníkan jihad ṣe jihad ò ní ṣùrù ṣe ẹ ti rí báyìí àbí yóò kàn tún jíjọ́ kẹjì báyìí yóò kàn tún lọ lérí ni yóò kàn ju ó lè ju bọ́m̀bù kan sí inú Israel báyìí yóò kàn pàdé àtewúrẹ́ méjì gíníkan gíníkan báyìí tó bá sì pàdé àtewúrẹ́ méjì báyìí Israel ó kàn ní pé we must protect our border we must secure our people it is our fundamental right to defend our people wọ́n kàn ju bọ́m̀bù hospital ni hospital tó pé bẹ́ẹ̀ tún kọ́ àrùn yẹn wá èèyàn 10,000 boom àgbọmọ orí fídíò kan ní àná àbí ni ọmọ kékeré obìnrin wà láyín jóná láyé lè fa ọmọ ìkéré ọmọ yóò tí lè 3 years lọ wàlá ó wá ń rìnú náà báyìí ọmọ ìkéré ni kò mọ́ tí ó ṣe báyìí ó kàn ń kàkiri náà yẹn ṣe like àhádi tọ̀ríkọtùl hakima tọ̀ríkọtùl hukama ojú ọ̀nà olórí pé lélẹ̀ jihad lélẹ̀ yàrí hadawal jihad toish tahawur safaha na pẹ̀lẹ̀ wà lẹ́sà jihadan fil haqiqa fahimtum shay'an fahimtum shay'an so oyin táwọn fà súnmọ̀ tí ń sọ ṣẹwàágin tó wá ṣẹlẹ̀ ní pé wọ́n ti mọ̀ṣúrúrù Gaza ti fẹ́ ẹ̀ eh, kí náà pé Philistine ó ti fẹ́ parí ká tún bẹ̀rẹ̀ mọ̀ṣúrúrù Urdun àti Misra kí á Urdun ti tilẹ̀kùn ìkwáni níbo <laughs> Urdun wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ protest náà ní Urdun gbáyẹn bí i last two months also wọ́n ti ń pèkè fún protest ní Egypt ẹ̀yìn ṣe pèkè fún protest ní US ṣe máa kèfè rínú protest ní ṣe gbọdọ̀ jẹ́lú mùsùlùmí ní ó ti máa ṣẹlẹ̀ kò ṣe lè ṣẹlẹ̀ US àbí UK why tẹ́ gbọdọ̀ máa dàlú mùsùlùmí rú ibẹ̀ ti dàrú already káfẹ̀kọ́ sọ máa dàrú lọ ṣe mi pé ibo US olóde àrú ó ti bẹ́yìn àbí so kí náà pé recently èyí ní ìtẹ̀tún lélẹ̀ àwọn Hezbollah ṣe ìtọ́ ní Lebanon ní Lebanon àwọn bá ń sọ pé kìní kan àwọn fẹ́ bẹ̀rẹ̀ jihadi Gaza padà báyìí o àwọn kèfèrí ò gbọdọ̀ win ànígbà ànígbà títí gbogbo àwọn ma fi bí pọ́n rí ọ̀nkà kí bí pé jihadi là ń ṣe ànígbà èyí mọ́ ń kú síbẹ̀ ní rárá o rárá o mọ̀jàmọ̀sá láàmà kíkanjú wà lẹ́ òdodo lọ̀rọ̀ ẹ alhárbó kódà kódà nínú kí sí ká mọ́ kọ́ ọmọ kéèkéé síwájú amó tank àwọn ọmọ kéèkéé wọ́n kọ́ síwájú bọ́m wọ́n ní àwọn èèyàn kírùn sókù lára ní kílẹ̀pẹ̀ àwọn ẹ̀sẹ̀ pa ọmọ yẹn tán fresh báyìí náà ẹ̀sẹ̀ pa wọ́n tán wọ́n lọ́gbà wọ́n tán kírùn wọ́n gbọ́n kan sun ẹkùn ni àwọn míì ń wó lulẹ̀ lórí òun wà lẹ́wọ̀n rí bí kírùn sáà yìí nìkan lára fídíò mo tún rí lé ní social media ti kún fáwọn videos horror videos tó pé mind yóò ní tọ́kọ̀ mind yóò lè wo kíní mọ́ mind yóò gbé mọ́ ó ti pọ̀ jù dì ní ah, àwọn kèfèrí sì ń takú pé àwọn amas àdíngbà táwọn tó pa amasi tán ni amasi sì ní ìlú táwọn ibi táwọn wà nínú Philistine ibẹ̀ ní ti lè ní bọ́ọ̀bù kan kan lẹ́m̀bẹ̀ uniform wọn gẹ́tọ̀ wà mẹ́bẹ̀ uniform mujahid ni gẹ́tọ̀ mujahid alladhi yujahid fi sabilillah uniform ìwàlá mùgílá gẹ́tọ̀ ni tí Israel bá ti wá pa àwọn èèyàn tán tán ti pààyẹ́ bí 10,000 15,000 àwọn àmásọ̀ wa kó àwọn ìbò níke ìbò sí jáde àwọn àmọ́ máa tinú ìlú nìkan jihad jihad eh. wọ́n padà sínú ò tọ́sí padà sínú ò báyìí èyí <laughs> ò tún jibọ́mbù wọ́n tún ní àmásìlá wọ́n lé o àmásìlá lé o ilé hmm, bídì mẹ́rin ẹ̀ta jẹ́ ti rẹ̀ gbóòm gbogbo bídì ó tún wálẹ̀ ike olórí mùsùlùmí ẹ lọ gba lẹ́nà scope ni eh, kíná ń pè bẹ́ẹ̀tì ni ẹ̀rọ ìgbẹ̀mẹ̀ bẹ́ẹ̀tì ẹfẹ́ mẹ́ja ẹ wá fi kíní kan sí bí ara hook ẹ wá sọ sí odò kó bá gbẹ́lúlé bá ń olọ́nu 17 expect ni kí rú Saudi kí Muhammadu salman wájú ìjọ kan pé tọ́ àwọn ará gọ́sà bá yóò ọya mo ṣe ìrìnlánù jihad lórí Israel ah iná ìrìn àwọn ni ó dùn kẹ́kẹ́ ah, ọ̀dẹ̀ gáyì ti gbẹ́lú sí bait yẹn kí ni reason justification mi ti wà báyẹn láti bá kíníjà Saudi now in táwọn kèfèé ní wá ní justifications láti tún gbogbo olú musulmi yẹn ogun ò gbọ́dọ̀ dámbẹ̀ yẹn sẹ́ ogun tógun bá ti ń dá ẹ̀yìnkwá ní ẹ̀tún síṣẹ́ yímọ́ ni ó yá ó yá ó yá ó yá protest yá ó yá wallahi iṣẹ́ táwọn ẹ̀yìnkwá ní tẹ́ ń ṣe ní tàbí tàwà yìí nìyẹn olóyí pé àwọn àfáàsúnnà ẹwà wo bà sí ẹwà wo bí ọ̀rọ̀ àwọn àfáàsúnnà tó ti ń sọ láti àtọ́dún wọ́lẹ̀ ìgbàmí tẹbá ń gbọ́rọ̀ Sheikh Muhammad Aman Al-Jami wàlẹ̀ omi lè mọ́ bọ́ọ̀lù jú wallahi tẹbá ń sọ nípa àwọn jama'ati bàbọ́ ni pé nuhadhiru shababana ẹ̀tọ́ àmì Sheikh Muhammad ahzab wa min at-tajammu'at like bẹ́bà ṣe máa ń sọ̀rọ̀ ní ẹ kí ikí àwọn shabab ẹ̀ eh, a ń kìlọ̀ fún yín damaru tí ó padà ṣẹlẹ̀ sí ìlú musulmi èkí ń ṣe kékeré gbogbo olú musulmi kọ̀rọ̀ bó dé gbogbo ẹ̀tẹ́yẹnyẹ Gaza 80% ti da oró báyìí ìsìn àwọn ará Gaza tán ti tàn yín lánàá ipe gbogbo Hamas Hamas ní dìfẹ́ndì wa Mohammed bin Salman ẹ̀yìn eh, Sisi kíni ọba Abdullahi Jordan kíni irọ́ ni ẹ̀yin olórin musulmi wọ́n ti wá dìde against Hamas ní ìsinmi rẹ̀ wọ́n wá ń ṣe yálà yà wọ́n match nínú àwọn ilé tó ti dáwó rí náà ni o wọ́n wá match nínú àwọn ilé yẹn wípé Hamas àfẹ́yìnmá nùlù ẹkùn nùlù àwọn ará ìlú àwọn òjà àwọn Hamas ó sì jáde pé ara afẹ́jà ẹ wá ju bọ́m̀bù kan ẹ wá sáwọnú hù ẹ̀ ń sáwọnú báyìí wọ́n ni ó yẹ iṣẹ́ tí àwọn kèfèrí yẹn tó bá fẹ́ pa gbogbo àmáṣì tó bá fẹ́ pa wọ́n láàrin 10 minutes wọ́n pa wọ́n tó bá fẹ́ pa wọ́n láàrin just 10 minutes gbogbo tó wà nùhù yẹ wọ́n wà gbọ́n jáde nìsìn gbà tó fẹ́ pa Osama bin Laden sẹ́ madu security ti bẹ̀lẹ̀ Osama bin Laden special US force dẹ̀ lọ wọ́n dẹ̀ lọ pa nínú tó wà wọ́n sì pa ó tàbí òtàn so but wọ́n gbọ́dọ̀ sẹ́kù and then in tí wà tún jẹ́ kí ó tún Hamas gẹ̀gẹ̀ fúnra rẹ̀ Israel lọ dálẹ̀ sọ ti gbọ́ yorí ike dẹ́ọ́látùl yehudi dẹ́ọ́látùl kúfùrí àwọn gẹ́gẹ́ ṣe kí ni o hiya lẹ́ti ansha'at hamasa so an bí Allah subhanahu wa ta'ala kó fún dáwàtù salafiyya ní kúwà ní gbogbo olú wọ́n láì táwọn hukam àwọn hukam wọ́n láì wọ́n ti yatafattanun wọ́n ti ń tafatọ́nà sí wípé àwọn kan bẹ́nu súnnà ẹ má ṣe bídíà ẹ má ṣe bọ ẹ má bú olórí ẹ má ṣe protest against olórí ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àwọn tí ma ṣe látọ̀dọ̀ àwọn olórí ẹ jẹ́ ká unite lórí kìtàbà àti súnnà àwọn aráàlú ń gbọ́ wà sí lójoojúmọ́ ìndé ti gba àwọn olórí ìlú náà ṣe bá yìn àbí ló jẹ́ kí a gbọ́dọ̀ dákẹ́ a gbọ́dọ̀ dákẹ́ àfi ká máa ṣàlàyé òdodo lójoojúmọ́ títí tásìrí ó padà fi tú sáwọn ìlọ́wọ́ tẹ́yẹn pé àwọn ìkwá ní ìṣẹ́ àwọn ọ̀tá ah àwọn tó ń bọ̀ wá lẹ́yìn wa wọ́n ka ìtàn wọ́n ka ìtàn ẹ̀rùn tàbí ń kà nípa Jahmiyya báyìí Mu'tazila eh, Kullabiyya ẹ̀rùn tàbí ń nípa wọn pé ah ilé ní sọ̀rọ̀ báyìí ilé ní sọ̀rọ̀ báyìí àwọn tó ń bọ̀ wá lẹ́yìn wa ló padà ka kan jáde nínú al-umma yìí wọ́n Islam láti Islam àbí Allah subhanahu wa ta'ala kó so Baytullahil Haram yín kọ́ ó jẹ́ mọ́tínú istihdafu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀tá ẹ̀sì Islam yuriduna ikhrabahu wọ́n fẹ́ wo ilé yẹn naam wọ́n ni fatajahazu li ajli dhalik mọ́mù sáàdì ni wọ́n múra láti ṣe iṣẹ́ yìí wastashabu ma'ahumul filata lè hajjimihi wọ́n wá kó àwọn irin àwọn elephant dání lọ láti lè wó kíní wà jáú bí jam'in lákíbalà lè àárọ̀ bihi min al-habashati wal yamani wọ́n wá wá pẹ̀lú ọmọ ogun tó ní agbára tí ò sẹ́nìkan tó lè fèsì wọn táìmù yẹn láti yemen náà ti wá àti habasha falamman tahaw ila qurbi makkata wa lam yakun bil arabi mudafa'a wọ́n nígbàtà wá dé tọ́dẹ́ tòsí makka kò dẹ̀ sí táwọn makka ò fi dìfẹ́ ara wọn wa kharaja ahlu makkata min makkata khawfan ala anfusihim minhum àwọn ará makka kó makka ní o torí à táwọn ìbá ká makka wọ́n pàwá o arsalallahu alaihim tayran ababil ọlọ́run wá rán àwọn ẹyẹ tán pè ní ọlọ́run rán àwọn ẹyẹ ababil jam'ai mutafavrikotun tahmalu hijaratan muhammatan min sijil ai àwọn ẹyẹ tí wọ́n pọ̀ tọ́dẹ̀ mú àwọn òkúta àwọn bí a mọ̀ inú ná láti inú sí jail faromatuhun bí ha wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ lẹ́máwẹ̀ ní wàtàtàbàát kọ̀ọ̀síhìn wàdàníhìn ó bẹ̀rẹ̀ sí ni mọ́ bá gbogbo wọn àtèyí tó súnmọ́ ni àtèyí tó wà ní ọ̀kan wà hamadu wà sọ́rú kàásfin makul ọlọ́run wá pa wọ́n rẹ́ wọ́n wá di bí àwọn kókó tẹ́ran ìtúwẹ́ ń pà wọn náà yẹn bí ṣe ń bà wọn ń gé wọn sí méjì ń gé wọn sí wẹ́lẹ́wẹ́lẹ́ dé pé ibi tẹ́rẹ bá ti jẹ kókó bọ́n ṣe jẹ́kù lábàbọ́n bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe orí wọ́n ni wàkáfà Allahu sharrahum wà radda kaydahum fi nuhurihim bọ́lọ̀ bá ìtàn wọn ní kìí ṣe tí ó pamọ́ sẹ́nì وكانت تلك السنة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم ọdún yẹn náà ni wọ́n bí ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ní fún mọ́sán kí wọ́n bí ní àmú alfil rọ̀bírí ní àwọ̀wálì ní aṣírí ní ilé ìlẹ́ ìlẹ́ tọ́lọ́ عشرنا من ليسانا وقد رأوا عين أبيه هانا نعم ثم هنا وفصارت من جملة إرهاسات دع دع دعوته أبي دعوته دعوته ومقدمات رسالته fallahu falillahi alhamdu wa shukr Allah ba ni ó ní ọpẹ́ àti ẹ̀yìn so ilé ni suratul fil so alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil so bí Ọlọ́run bá ṣiṣẹ́ sí àwọn tí wọ́n kú irin wá ni alam yaj'al kaydahum fi tadlil gbogbo ète pèrò wọn láti fi wó ilé Ọlọ́run bá Ọlọ́run bá termihim bi hijaratin min sijil wọ́n lẹ̀ wọ́n lókúta pẹ̀lú àwọn òkúta tán mú nínú náà sijil faja'alahum ka asfin ma'kul wọ́n wá sọ wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí asfin ma'kul àwọn ewé tán jẹ́kù so bí Ọlọ́run bá ṣe pàwọ́ rẹ̀ tó so gẹ́gẹ́ bó ṣe ń pa àwọn mùsùlùmí tí wọ́n ń fojú àwọn mùsùlùmí haima ọlọ́run dákùn bá fojú wọn náà haima wọ́n tó wá bí ọlọ́run bá subhanahu wa àwọn ọ̀tá alé sì gbogbo ju ọ̀tá òde lọ so àwọn ọ̀tá anú lé ọlọ́run bá dákùn bá wa tú ọ láṣìírí sáwọn a rí wọn dámà tàbá ti rí wọn dámà á kí náà ń láti ti fi jẹ́ kí ìlú musulmi ma lẹ́sí ọlọ́ọ̀bá dákun bá wa tún àṣírí wọn fún ọmọ musulmi so allahumma a'izzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da'ad din وانصر عبادك المسلمين المستضعفين في allahumma kulli ahli na fi غزة allahumma احفظهم allahumma ارحمهم

من كان رافضا فهو كافر مشرك من كان رافضيا فهو مشركا كافرا ah a reason because other than the issue of uh, the sahaba they are mushrikun abadatul uh, al Kubur. they worship the graves they believe in the infallibility of ali and the 12 imams that is why they call them the 12 us they believe there are 12 imams. Those 12 imams, they are infallible. They are, in fact, Ali is the controller of the heavens and the heart. وهذا كفر وشرك بالله عز وجل حتى ولو لم يسب الصحابة hmm? فكيف إذا سب الصحابة <laughs> فزادوا كفرا على الكفر so إذن the, uh, Rawafid, what the scholars have mentioned about them is that they are kuffar. They are what? Kuffar. Wallahu alam. Now. سجيل أي الجحيم جهنم إننا النار عفوا النار السجيل سيبان يا بي nínú àwọn orúkọ iná náà ni náà tẹ́wàá òkètọ̀ tí ó bá tí kó ṣe mẹ́ insha Allah subhanaka Allahumma wa bihamdik shadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh